الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليك جنين إراء الكفر لإتهاش على إفراء وليني أولاني كفر الإباء والاستكبار مع التصديق نيانا أشياء لا يفرعون يقبع كفر التكذيب kúfúrú tó ní ṣe pẹ̀lú ìpí ọlọ́wọ́ ọba àti annabi rẹ̀ sallallahu alaihi wasallam nírọ́ na adìṣẹ́ alayé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá ní kúfúrú èyí tó ṣe pé in tó mọ́ ń súnyẹ̀ débi bẹ̀ òun náà ni mọ́tọ́mọ́tọ́ ìgbéraga tó ń ti pé ó mọ̀ pó dòdó ní kátà alladhi istakbara wa aba an yasjuda kama qala subhanahu èyí tí àwọn àfá ma fi ń ṣe àpẹẹrẹ tó ma fi ń ṣe example fún irú kúfúrú yìí òun náà ni kúfúrú ti iblis la'natullahi alayhi ìgbàtí ó takú láti ṣe sujud gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe pálásẹ Ọlọ́run bá ń sọ nínú suratul Baqara aya 34 wípé wa idh qulna lil mala'ikati isjudu li Adam ọlọ́run nígbàtà sọ fún àwọn mọ̀láíkà yí pé ẹsẹ̀ sujúd fún anábi adam aleyhisselam fasajadu illa iblis gbogbo wọn ni wọ́n ṣe sujúd àyàfi iblis abà ó takú wastakbaro ó dẹ̀ sí mútúmútú ó ṣe gbéraga wa kana minal kafirin wọ́n wà nínú àwọn kafirin so àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ nǹkan báyìí ni àmá ìbísí lóhun ní ṣe tó ti pọ́ mọ̀ pọ́lọ̀ bá ló pàṣẹ kò jíyàn pé a ah, ta ló sọ̀rọ̀ ó mọ̀ pọ́lọ̀ bá ní subhanahu wa ta'ala àbọ́lọ̀ ni pé ó kọ́ ó kọ́ ti kán ó takú ó ṣe mótómótó ó ṣe gbéraga ọlọ́ wà nínú Iblis tó ní àwọn iṣẹ́ olóore before time yìí ló jẹ́ pé nkẹyàn kan péré wallahi ó lè ba gbogbo ló jẹ́ tó bá ní kí láwájá ó ní problem báyìí èyàn kí ń bèèrè pé àti kí tó ní sì bí kẹyàn kan péré ló kó sí ìkẹyàn kan péré ló sọ iblis ló sọ di ẹni ẹ̀kọ́ ẹni ìgbé so kò sí kankan tó ṣe fojú kéré tó bá ti jẹ́ pé nǹkan tí Ọlọ́run bá ni tánàbí rẹ̀ bá ti fẹ́ sallallahu alaihi wasallam tó bá ti ní kí ní yóò dá o kí ẹ má fojú kéré ẹgbẹ́ eh, ni ẹyọ̀kan àwọn ìlú mímọ̀ ń lò wípé òun ni èrí wípé kò sí wàhálà níbi tí ẹ bá ń kíra ayẹ̀ bí ayẹ̀ lè máa ti ẹ̀rùn bá fúnra ayẹ̀ ní àbí kí ẹ ti ẹ̀ ní àbí dọ̀bálẹ̀ àwọn wá pé kò sí ẹ̀rí nínú ayà yìí because àwọn màláíkà a wọ́n tẹ̀lé àṣíyà lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó pa wọ́n láṣẹ kan adam ọlọ́ba wa pa wá láṣẹ pàwọ̀ gbọdọ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí nabi sallallahu alaihi wasallam hadithi láti ọ̀dọ̀ sahabi jalilun anis bin malik radiyallahu anhu imamu tirmidhi wọn na rí ta hadithi yawa ọkùnrin ya bèèrè lọ́wọ́ nabi categorically ni sallallahu alaihi wasallam ó ní ti má pàdé ọmọ ya mini rẹ̀sìn ṣe kí n dìmá ní kọ́ ajẹ́ kí tàbá fẹ́ kírawa a ma dìmarawa ni anábi ni rárá ó ní ṣe kí n tẹ fún kí n tẹ mi bá fún anábi ni rárá ó ní ṣe kí n bá lọ́wọ́ anábi ni pé bẹ́ẹ̀ ni sallallahu alaihi wa alihi wasallam àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ahadith lè tí ó pọ̀ gan Ànábì Mùsá sallallahu alaihi wasallam pé law kuntu amiran li ahadin an yasjuda li ahad tí yí bá tẹ̀ wá pàṣẹ fẹ́ nìkan ní kó mọ́ ṣe sujúd bóyá kó mọ́ tẹ ọgbọ̀n rẹ̀ bá ní a la ìyàwó ni bá pàṣẹ kó máa ṣe bẹ́ẹ̀ fọ́kọ nítorí ìwọ̀ tí ọkọ ní lórí ìyàwó ìwọ̀ ọkọ lórí ìyàwó ìṣe kékeré Ànábì ní tó bá ti pàṣẹ kẹ́nìkan máa ṣe máa ṣe sùjúd ni pé ṣebí sùjúd lànẹ́bì ń sọ ṣe kí ẹ máa tẹ orí bá Islam asùjúd ó bẹ̀rẹ̀ láti bí kí ẹ tẹ ọrùn yẹba ṣebí Ọlọ́run sọ fún Iblis ẹ̀hẹ́ kó tẹ́rù naa náà ni kí wọ́n tẹ́rù rí bá fún anábi adam so irú rẹ̀ náà ni ẹ̀ hadith kan dẹ́wà nínú sọ́yẹ̀ musnad imam ahmad tí ọkùnrin kan nínú àwọn larbawa ó bá nabi sallallahu alaihi wasallam ó ní ránkúnmí méjì méjì ya nabi sallallahu wasallam àkọ́kọ́ nínú àràkómi ikọ̀ bó ṣe rán nabi báyò fasajada lahu ó kà sí sujúdù fan nabi ni sallallahu alaihi wasallam wà jazza ala rukbatihi ó wá fi orúnkún rẹ̀ méjèèjì ó fi lélẹ̀ wọ́n ni wà sajada ó ṣe sujúd sujúd rankumi báwọn rankumi tó báwọn rankumi ṣe rí ó lọ sókè báyìí rankumi ò lè ṣe sujúd kó forí ẹ̀ kalẹ̀ ní kí ó tẹ ọrùn rẹ̀ bá tán bá ní pé sajada alba'ir rankumi ó ṣe sujúd ai ó tẹ ọrùn rẹ̀ báyìí ni الحكم لك جناغ النبي صلى الله عليه وسلم ونفس بفا النبي صلى الله عليه وآله وسلم أي أوتي أمغبا تونتي بي لفظ سجد ni wọ́n lò so ìtumọ̀ sájádà kò mí pé dandan pé kíyàn fi orí yẹn kanlẹ̀ tí ẹ bá tẹ̀bá wàláhì sùjúdù ní ẹ̀ṣì tó bá lọlẹ̀ tó lọ sí ibìrùn kún sùjúdù náà mọ́ tẹ́lẹ̀ lágbára sùjúdù yẹn wà general tẹ́yẹn ni àwọn tó wá wá specific wá ní pé ó fi orí rẹ̀ kanlẹ̀ ẹ̀hẹ́n ó tẹ̀ so ìgbàtàwọn sahaba wa rẹ̀lẹ̀ ibitafẹ́lò níbi hadithi lẹ́lẹ̀ ìgbàtàwọn rẹ̀lẹ̀ àwọn bí ìlànà pín sallallahu alaihi wasallam àwọn ràǹkúmí méjì tí ò ní láàkàí wọ́n ríwà nábi wọ́n dẹ̀ ṣe sùjúdù fún ọ àfàlà náà sùjúdù láàkì ṣe káwọn náà mọ́ ṣe sùjúdù fún ọ ni ayé káwọn náà mọ́ ṣe bí ràǹkúmí ṣe ṣe ràǹkúmí ò fíwájú orí kalẹ̀ bọ̀ wọ́n tẹ orí bá fánàbì ni wọ́n rárá o ìpàyí láṣẹ kẹmọ́ ṣe bẹ́ o law kuntu amiran li ahadin an yasjuda li tí ń bá tẹ̀wà sọ fún ìyàkà kó máa ṣe gẹni ìyìn bá pàṣẹ fún ọkọ ìyàwó kó máa ṣe fọ́kọ amóyìn pa ní láṣẹ bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà táwọn mùsùlùmí tí wọ́n lọ sí Abasha hijira aláwọ̀kọ́ táwọn mùsùlùmí kọ́kọ́ sí láti bẹ̀rẹ̀ Islam gbana ìgbà tí wọ́n sahaba ní bọ̀ kò tí di mùsùlùmí gbana nígbà yẹn àwọn ará wọn pé kan lọ bá ọba yìí sọ̀rọ̀ kó dá mùsùlùmí padà kan lè bá rí mọ́ fi àjẹ́ wọn lọ ní Makka ìgbà tó wá débẹ̀ Amr bin al-As ti wọlé tọba Habasha ìgbà tó ń débẹ̀ òun tẹ ọmọ bàbá ìfún ọba ìgbà táwọn mùsùlùmí wọlé àwọn kan wọ́n wọlé ni assalamu ala man ittaba al-huda aláfíà ọlọ́run bá kọmọ gbàtán wọlé ṣe wíyà kí wọ́n tẹ̀ fún ọba ní gbàtàwà dé orí bá ṣeṣe ọba ní pé ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé Ànábì wa pàwà láṣẹ ìkà gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ fẹ́ẹ̀dì kẹ́kẹ́ tààtọ̀ sí Allah subhanahu wa ta'ala so kíní bó ṣe wà láti bẹ̀rẹ̀ nìyẹn bó so èyàn tí ó bá ká tí ó ka Qur'an tí ó ka ahadi tí ó dẹ̀ kíkí musulmi normally o ní pé káríwá káàdì salama sí rárá kíkí musulmi ní ẹ̀ ziyada alékún tí ó bá ti takò tẹ̀sí ọlọ́wọ́ bá wallahi ìdìbẹ̀ sí ní kí ẹyọ kún ọbẹ̀ kódà èyí tó tún ọmọ fọ́nì ní wípé ní àwùjọ tàti dàgbà tàti ni a mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ipá àwọn àfá táwọn yẹmọ́ gẹ́gẹ́ bí àfá táwọn náà fi kíní ìrìnlẹ̀ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ àmá jẹ́ àmú kò jẹ́ káwọn yẹmí lè sọ dódó ẹlùmí lè sọ fọ́ ni intanṣọ́ yẹn òótọ́ ni àmọ́ tó bá dẹ́ta yóò ṣe bẹ́ẹ̀ ok nínú àwọn tí wọ́n gbajúmọ̀ nínú àwọn àfá ní bíbí tó ṣe pé lọ́dọ̀ àwọn amatu nas lọ́dọ̀ àwọn èèyàn wọ́n rí gẹ́gẹ́ bí àfá ṣe bí nínú wọn ni bàbá nínú wọn ni Sheikh Adam wà nínú àti pé àyẹmọ́ ah, pé àfá àfá ta ma ń bá ni bàbá àwọn náà fi rinlẹ̀ nínú àwọn tíra àwọn tó pọ̀ ipé lóòtọ́ ní kíkí kò sí eh, eh, Kamal àwọn tí ẹ̀ ńlá múlẹ̀ ni pé ìwọ tí ó bá ń kúnlẹ̀ fún yàn àti wọ́n fídíò bẹ́ẹ̀ tí wọ́n lámọ́lẹ̀ eh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni oníwàásí àgbáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làbòtó àbòtó tí ẹ̀ sí a whole lecture tó ń sàlàyé wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada lóòtọ́ ni bó ṣe rínú bẹ́ẹ̀ ni àmá nígbà tó ṣe pé nígbà tí ẹ̀sìn kọ́kọ́ wọlé Yorùbá tó jẹ́ pé ń gbà ohun problem pẹ̀lú kíyàn yóò lè díkẹ̀ fèrí nítorí rẹ̀ gbà ó ní kúnlẹ̀ fún mi à ìyá ní ṣẹ́sì tó mọ́ wá ní láàfáàyìn fún wáwẹ̀ pé ó dá bí a ká mọ́ fi stáì ká mọ́ fi lóso nígbàwọn ìkín dọ̀bálẹ̀ wọ́n kàn rárá lóso ní lọ́kọ̀kan rárá tẹ̀ díẹ̀ a mọ̀ change e díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni àwọn ògbọ́n yí pé ẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ ṣe change díẹ̀ díẹ̀ àti gbọ́n lẹ́kẹ́ ti gbé wọlé straight pé ẹ̀sìn bó ṣe mú wá délé so àwọn àfáàgbà yẹn náà mọ̀ lóòtọ́ bọ̀gbà tán wọ́n fẹ́ dọ́gbọ́n wọ́n dọ́gbọ́n wọlé àwọn yẹn gba Islam lóòtọ́ bàmọ́ ìyẹn gba ìsìláàmù yẹn wọn ò fi àwọn tó jẹ́ bọ wọn ò fi lẹ̀ ló jẹ́ kí bẹ̀rẹ̀ wọ́n fún wọ́n sàmójúkò tó pọ̀ gan gbogbo àwọn lọ yẹ nǹkan wo ní àwọn tó bá wọn kèfèrí sọdún ní àwọn àfáàgbà náà wọn ò sọ̀rọ̀ because wọ́n rò pé táwọn bá sọ̀rọ̀ àwọn yóò nígbà ìsìláàmù tamurai kí wá láǹfààní ìsìláàmù táwọn yẹn wá gbà tó jẹ́ kí àsínà tó padà tó wá gbà náà bàtà nẹ́bí dé ànẹ́bí ò compromise náà ẹ̀sìn lélẹ̀ hmm, wọ́n jájájájá 10 years gbogbo ọdún tó bá gbà náà ni nígbà tó padà yá àwọn yẹn padà ṣe but ní ìsinmi báyìí ẹ fi compromise ẹ fi compromise ẹ̀sìn wọlé Yorùbá di sin compromise ẹ̀là ń bá jábá láti ẹwàdú ọdún tí ẹ̀sìn ti wọlé Yorùbá di sin asínbà òyìn jà lórí pé ẹmọ́ wọlé yẹ̀mí wò mọ́ ẹ sì mọ̀ pé ní mùsùlùmí kẹtún ní ẹgbẹ̀ nulé mùsùlùmí fa ẹtún ní ẹgbẹ̀ tẹtún tẹnulé ẹ sì pé ráyí ní mùsùlùmí wọ́lá ó dé ọdún bàbá kẹlẹ̀ tún máa ti wọ́wá àtìlẹ̀ ní so wàláhì yìí tó wá àwálewà change insha Allah al-karim bó láti change kún kálùkù náà níbi lífi pé ẹ̀sìn Ọlọ́run bá bó ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ sí kò sí àyè pé à ń compromise pé à ń dọ́gbọ́n so <clears throat> kúfù ẹlẹ́kejì ibi tá ti Iblis in tó sọ di kèfèrí o ní pé Ọlọ́run bá pàṣẹ fún wa lóhun ò ní ṣe Allahu min ok wọ́n ni pé wà yíò mẹ́sìlú láhù bí kọ́ ní hìta àdá fi ṣòro ti namle an fir'aun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bá ma ń ṣe ẹ̀rí pẹ̀lú eré ọlọ́ọ̀bá fi mú ẹgbẹ̀mpù wa kúfùrù sí fir'aun tó kó sí ọlọ́ọ̀bá ni pé wà jahadu biha ọlọ́ọ̀ni ṣe rí fir'aun àtàwé rẹ̀ jahadu biha ṣe rí al-juhud ó yàtọ̀ sí al-inkar inkar bí nínú ọkàn rẹ ó mọ̀ pé lóòtọ́ ni tán sọ yìí ó tó wá máa takò ní again ọlọ́run ni pé wastayqanatha anfusuhum ọkàn wọn gbà ipé eh òdodo ní kí ní yíó àmọ́ wa jahadu biha tó ń ti bẹ̀ wọ́n takò wastayqanatha anfusuhum ọkàn wọn dẹ̀ ń sọ fún ẹkẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ni zulman wa ilúwan ìntàfi ń ṣe lè látara bòsí àti látara ilú mọ́tọ́mọ́tọ́

Ah, Musa lélé ilé mi ló ti dàgbà oúnjẹ mi ló jẹ dàgbà omi mi ló mú dàgbà ara tọ́ dàgbà ó wá dé ní ìsinmi wá ní pé wọ́n lànẹ́bí ọlọ́bà fọ́wíẹ́ à nígbà ẹ wò kan bá yíò fèrè tí wá kú báyìí láti tipẹ́tipẹ́tipẹ́ ọlọ́ni wá wo ìgbẹ̀yìn àwọn obìnlẹ̀ jẹ́ àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ bóò ní gbẹ̀yìn wọ́n ṣe rí bóò ní gbẹ̀yìn Fáráò náà ṣe rí ta ló lè jílẹ̀ ní kó sàdúwà fún Fáráò wọn bí ọdá ó yà mọ́ sí pé fún ni fa akhbara Allahu an Fáráò wa qawmihi anna eh, ó mọ̀ nínú ọkà rẹ̀ yí pé òdodo nìkan tí ànábì Mùsá alayhi salam tí wọ́n mú wá àmọ́ in tó kó bá wọn ni wípé mutumutu àti ẹ̀yìn nígbà náà nìsẹ́ so ilé yóò jẹ́ kó mọ̀ ibi ni a ti dúró fótè ní ẹjẹ́ jẹ́ ká mọ́ wọ́ kara wa lójoojúmọ́ ẹjẹ́ ká wa ṣe ẹjẹ́ kí ni ṣẹ́gẹ́ tó bá fẹ́ wà alìjẹ́ndà ọmọ kékeré ló ń ló sàlàyé òdodo fún ní o àgbàlagbà ní o kò kán òdodo sáà ni èmi sàfẹ́ wà jẹ́ndà ni ẹbí kí sáà mọ́ wọ́ná ni èmi ó tẹ́lẹ̀ ẹwọ al-Abbas radiyallahu anhu ọkọ̀ annabi ni na sallallahu alaihi wasallam ọkọ̀ annabi ni àbúrò ẹgbẹ́ bàbá annabi ni àbí àbúrò bàbá annabi sallallahu alaihi <laughs> kí náà ń pè Hamza but uncle anabi na sì jẹ́ náà bó stí ètò wọ́n gbà fán nabi sallallahu alaihi wasallam hamza ni ó gbà fán nabi sallallahu alaihi wasallam safiya ni yẹ auntie anabi ni ó ẹ wá wo ah, ọlọ́run ti ní kí ń gbé iṣẹ́ ìkí ń gbé kó ní kọ́kọ̀ kọ́kọ̀ lànẹ́bí ṣe tẹ́lẹ̀ dáwà tó ń se wíyà ni dáwà kọ́kọ́ ní pé abubakar wá o ìmìnà níbi ọlọ́wọ́ báyìí báyìí ni o ẹ̀ẹ́ ó sì gbàbẹ̀ abubakar náà usman gba islam látọ́dọ̀ rẹ̀ ẹ́ sa'ad bin abu waqqas abu ubaida amir bin jamrah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá gba islam látọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí láwọn ẹrú mi gẹ́gẹ́ bí bilal sahib umromi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ammar bin yasir àti bàbá rẹ̀ àti yàrẹ̀ tó ń ti bẹ́ẹ̀ tó ń ti pé annabi sallallahu alaihi wasallam abubakar báyìí ẹwà wà Abu Lahab jọta ní kọ́kọ́ pí àwọn ìjáde pé tọ ẹyẹ yẹn o Ànábì ni pé tí bá ń sọ fún yín pé àwọn ọmọogun kan bẹ ní ẹ̀yìn àpáta màdí makambi wọ́n ti wà lẹ́yìn báyìí wọ́n fẹ́ ajáwà lógun kí lẹ́sọ wọ́n ni àà àágbà olódodo tó ra mọ̀ emila nẹ́bí ọlọ́wọ́ bá o mo wá ń kìlọ̀ fún yín nípa ìyọlọ́wọ́ bá ti abúláhàbù lọ́kọ́ sọ́rọ̀ ó ní tàbà alẹ́kẹ́ igbé kó mọ bá wà nábi alhada jama'atana ṣe tó fẹ́ sọ fún alílẹ̀ tó fi kó wájọ́ lọ́nà fi sọ ayà kalẹ̀ pé tàbà ti yádẹ abúláhàbù lọ́tàbà ìwọ gangan ní kí bí mọ́bọ́ sọ̀rọ̀ tó lọ́lọ́ fi ṣẹ́kọ́ eh, dù fún ó ní tàbà alẹ́kẹ́ ọlọ́ni bí mú tàbà ti yádẹ abúláhàbù ọwọ́ abúláhàbù tó fi maluhu wa ma kasab dúkìá tó ń kójọ gbogbo tó ní kò ní ràn sayasula naran dhata lahab yóò padà wọ́ná iná tó ṣe pé flame rẹ̀ a máa nà á fásàlàkì túnmọ̀ dhata lahab ní pé a máa nà sórí ọkàn yà báyìí iná tí ó máa dúó máa yà báyìí tí ó bóyàn wúrí tí ó bóyàn mẹ́lẹ̀ tí ó jóyàn tí ó bá tẹ̀yàn jẹ́ àwọn Umayya bin Khalaf Utba bin Rabi'ah ẹ wo al-Mughira al-Walid bin al-Mughira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn tó ṣe pé àwọn takú ní pé rárá outcome ọmọ wa ilé yìí anẹ́bìta mìgbà tí wọ́n bí àbí yetim kódà mọ́ fíwá nìka àbọ́mọ̀ òun kan jọ nǹkan yìí tí bàbá rẹ̀ ti kú táyé tí yà rẹ̀ ti òun ló wá délé tó wà lọ́la nẹ́bí ọlọ́wọ́ bá níbo in tó kó bá wọn tó ń ti wípé gbogbo wọn tán bá lọ sọ́dọ̀ nẹ́bí gẹ́gẹ́ gbígbà tí alwalid ibn al-Mughira tó lọ sọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam ó wá gbọ́ntá nẹ́bí nǹkan hí ìgbà tó dé padà ó ní wa ma huwa bisahir wa ma huwa bisahir ó ní ọ̀rọ̀tọ́kùnrin sọ̀kẹ́ sí dẹ́hùn qad sami'na ila kalami sahara wal àti gbọ́rọ̀ àwọn sahara àwọn onídán ọ̀rọ̀ àwọn bíbá àti gbọ́rọ̀ àwọn olórin ọ̀rọ̀ iléyìn sọ̀rọ̀ kìí sí pé bí orin o ọ̀rọ̀ eléyìí ń ṣe àrùsọ àmọ́ ànígbà náà ni Abu Jahal òun náà fi rílẹ̀ pé à wo ànígbà náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Talib òun náà fi rílẹ̀ ó jẹ́ lórí tó gbajúmọ̀ tó mọ́ narẹ́tù alátọ́dọ̀ Abu Abu Talib pé walaqad alimtu anna aw hadhara masabbatin tí kè bá kí ń ṣe àwọn búnibúni ní àti ẹnu àwọn tí wọ́n ma bú ẹnu àtẹ́lúwà pẹ́ a ah, orí wọ́n náà tẹ́lẹ̀ ọmọ rẹ̀ alára àìta ni samhan bidhalika mubinan ẹ bá rí ipé mi àbútọ́líbù ìtẹ̀lẹ̀ àmọ́ tí tábútọ́líbù fi kú wọ́n lẹ́kù tẹ̀lé jẹ́ nabi sallallahu alaihi wasallam fasara min ahli an-nar min al-khalidina fiha látara bẹ́ẹ̀ kó yóò wà nínú àwọn ọmọ náà tí ó ṣe gbére ní ọbẹ̀ àbí ọlọ́ọ̀bá kó sọ wá kó níbi mọ́tọ́mọ́tọ́ àbí níbi gbogbo àwọn nǹkan tó mọ́ ń kọ́ díyàn láti gba òdodo tó bá ti di wá báyàn so ibi ni a ti dúró fún tèní inṣàlá olùkẹrìm tó bá ti di ìjókòó tó ń bọ̀ a ṣàlàyé nípa kúfùrù shak kúfùrù tó ní ṣe pẹ̀lú kí ẹ má ṣe méjì kí ẹ má rò pé sóòtọ́ sílẹ̀ sí yìí ṣé kí n sóòtọ́ àti àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته